aleluya aleluya aleluya ẹ̀yin èèyàn ọlọ́run mo kí wa níbi gbogbo tí a ti ń gbọ́ mi tá a ti máa gbọ́ mi báyìí mo ṣe kí gbogbo àwa tá a wà nínú yàrá ògo yìí ẹ má bínú pé ẹ gbòòrò ní àti àná ẹ ò iṣẹ́ olúwa náà ni ẹ̀yin èèyàn ọlọ́run àdúrà yẹn náà ló ń ló ń gbà lórí wa Mm, àdúrà yẹn ló ń gbà lórí wa sọ mo ṣe ń wọlé nsìn ni olúwa sọ fún mi kí n gbé fóònù mi kí n dẹ̀ sẹ́ndì ohun tó tó kàn nínú oúnjẹ ògo nínú oúnjẹ látọ̀dọ̀ Olódùmarè tí a tún máa jẹ lónìí e-, èèyàn mi kọ́ tiẹ̀ ti pè gan pé dáadé ṣé kò tún sí oúnjẹ mọ́ni àá jẹun mọ́ni mo dẹ̀ ṣe ń wọlé nígbà tí ẹni yẹn pè ní ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń pè tó ń túmọ̀ sí pé ọ̀rọ̀ yìí ní ìtumọ̀ nínú ìgbésí ayé wa mo gbẹ gbàdúrà àti èmi àti ẹ̀yin a ó jọ fi ìjọba ọ̀run ṣeré jẹ lórúkọ Jésù àwọn oníkú sọ̀nà bí èéfín o lórúkọ Jésù a ó dẹ̀ rí ògo wa lò láyé ní pé pérépérépéré a ó lò pé pérépéré a wá fi ògo ayérayé ṣe ìfàjẹ lórúkọ Jésù olùgbàlà ẹ̀yin Ọlọ́run níbi tí mo lọ ibi tí mo ti ń gbàdúrà olúwa pàkíyèsí mi sí nǹkan márùn kan ó ní kí n pè ní àkíyèsí márùn hmm. àkíyèsí márùn bí bàbá yẹn ṣe sọ fún mi náà nìyẹn yẹn ọlọ́run àkíyèsí márùn mo á ní àkíyèsí márùn sà oníbẹ̀ẹ́ni tọ́ mo wá bẹ̀rẹ̀ bàbá kí ni ìtumọ̀ ẹ̀ ló wá sọ fún mi ẹ jẹ́ farabalẹ̀ gbọ́ dáadáa o ẹ̀yin èèyàn lọ́rùn ó ní ṣé mo rí àkíyèsí yìí márùn-ún tó ń fẹ́ dárúkọ fún mi tó ń fẹ́ sọ fún mi á jẹ́ á jẹ́ àkíyèsí tí á mú kí ènìyàn rí ògo lò láyé then ó tún jẹ́ àkíyèsí ẹ̀yin èèyàn lọ́rùn láti dé ìjọba ọ̀run hmm. ó jẹ́ àkíyèsí ẹ o láti mú kí ìjọba ìjọba ọ̀run ènìyàn kó dájú èèyàn lọ́rùn hmm. ó jẹ́ àkíyèsí tó máa mú kí ìjọba ọ̀run ènìyàn dájú nígbà tí mo bá bẹ̀rẹ̀ sí dárúkọ rẹ̀ náà màá bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún wa náà ayé wa dáadáa ẹ̀yin èèyàn lọ́rùn hmm. ayé wa dáadáa àkíyèsí márùn-ún bó ṣe sọ fún mi náà nìyẹn yìnyín ọlọ́run so ó wá ṣàlàyé fún mi pé ṣé kí mo mọ tán pè ní àkíyèsí ohun tí ènìyàn ní ìmọ̀ rẹ̀ tí ó dẹ̀ ń kó ni yọ kúrò nínú ewu ohun tí ènìyàn ní ìmọ̀ rẹ̀ ẹ ò ọ ní ìmọ̀ nípa rẹ̀ tó mú kí ọ̀nà ènìyàn là ènìyàn lọ́rùn ohun tí ènìyàn ní ìmọ̀ nípa rẹ̀ ẹ ò tí mú kí iye ènìyàn ṣí ohun tá ń pè lákèsí ni mo kàn ń divine ẹ̀ fún wa hmm, ni o bó ṣe pé fún mi náà ni mo ṣe ń sọ fún wa yẹn èèyàn lọ́rùn ohun tí ènìyàn ní ìmọ̀ nípa rẹ̀ ohun tí ènìyàn ní ìṣíníyè nípa rẹ̀ tí ọ̀nà ènìyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí í gún ohun tí ènìyàn ní ìṣíníyè nípa ẹ̀ tó gbogbo dẹ̀ bẹ̀rẹ̀ sí wá sí sí ìmúṣẹ ní rere fún ẹni irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ò là ń pè ní àkíyèsí ǹjẹ́ jẹ́ mọ̀ pé bíbélì pé èdè kan ẹ̀ ó ní àwọn ènìyàn ń ṣègbé nítorí pé wọn ò ní ìmọ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé ní apá kan àìní ìmọ̀ yẹn àìlákìyèsí ni ẹ̀yin èèyàn ọlọ́run àìní fura tá máa sọ pé èèyàn ò lákìyèsí fura tó súnmọ́ sí pé èèyàn ò ní ìmọ̀ èèyàn ò ní òye àwọn nǹkan kankan tó yẹ kó ní òye fún láti mú kó tẹ̀síwájú ju ipò tí ó wà lọ ètò ọmọ rẹ̀ ní ẹ̀yin èèyàn ọlọ́run bó ti nígbà tí bàbá yẹn bá mi sọ̀rọ̀ ohun tó ń sọ fún mi ni pé ah ṣé mo mọ̀ yìí pé òun ó divine ìrìn àjò ayé fún mi on five different points bó ṣe sọ fún mi náà nìyẹn màá ní bàbá bíi bò ẹ gbọ́ dáadáa iye yẹn ọlọ́run ó wá ní kí n mú bíbélì ọwọ́ mi yẹn mo bá bíbélì lọ́wọ́ mi lójú ran yẹn ó wá ní kí n gbé bíbélì ọwọ́ mi yẹn ó ní kí n lọ sí kí n lọ sí Acts chapter five ìwé ṣe àwọn apostoli orí karùn-ún ó ní kí n kà láti ẹsẹ̀ kejìdínlógún títí di ẹsẹ̀ ogún ìyẹn eighteen to twenty ẹ wá gbọ́ ẹ̀yin èèyàn lọ́rùn ó ní wọ́n sì na ọwọ́ mú àwọn àpọ́stélì wọ́n sì fi wọ́n sínú túbú ṣùgbọ́n áńgẹ́lì olúwa ṣí ilẹ̀kùn túbú lé òru nígbà tí ó sì mú wọn jáde ó wí pé ẹ lọ ẹ dúró kí ẹ sì máa sọ gbogbo ọ̀rọ̀ ìyè yìí fún àwọn ènìyàn ní tẹ́ḿpìlì nígbà tí wọ́n sì gbọ́ wọ́n sì gbọ́ yìí wọ́n wọ inú tẹ́ḿpìlì lọ ní kùtùkùtù wọ́n sì ń kọ́ni ṣùgbọ́n olórí àlùfáà dé àti àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n sì pe àpéjọ ìgbìmọ̀ àti gbogbo àwọn àgbààgbà àwọn ọmọ ìsírẹ́lì wọ́n sì ránṣẹ́ sí ilé túbú láti mú wọn wá ẹ̀yin èèyàn lọ́rùn ó ní ẹ lọ ẹ dúró kí ẹ sì máa sọ gbogbo ọ̀rọ̀ ìyè yìí fún àwọn ènìyàn ní tẹ́ḿpìlì that is twenty bó wá bí bàbá léèrè pé àkínìtúmọ̀ eléyìí ó wá ní ọba tó ṣà jẹ́ kí n sọ kankan fún wọn láyé hmm. wò ó ẹ̀rí ayé ni ẹ̀rí ọ̀run ẹ farabalẹ̀ gbọ́ ẹ̀yẹ èèyàn ọlọ́run ó ní sùn orí láyé yìí ohun tí ọ̀pọ̀lọpọ̀ lákìyèsí lé lórí tí wọ́n fi ń rò pé bóyá èmi olúwa ò gbọ́ àdúrà mọ́ òun ni pé áńgẹ́lì solution wọn ti sọnù áńgẹ́lì solution ayé wọn ti sọnù ẹ̀yin èèyàn ọlọ́run ibi tó ti ń bá mi sọ̀rọ̀ ó fi ọwọ́ sí iwájú mi bí ìgbà tí èèyàn fọwọ́ bọ́ ọ̀yàn lójú ó wá ní kí n wò ó ó mú mi rí àwọn áńgẹ́lì solution pé lára àwọn áńgẹ́lì tí ń bẹ ní ọ̀run àwọn áńgẹ́lì kan wà tó ń pè ní solution angels mm. tí wọ́n ní láti fi òpin sí ìnira nínú ìgbésí ayé èèyàn tí wọ́n ní láti fi òpin sí ìdààmú nínú ìgbésí ayé èèyàn tí wọ́n ní láti fi òpin sí ìfòòró nínú ìgbésí ayé ènìyàn ẹ̀yin ọlọ́run mi ì ní tàn wá mi ì ní tàn wá ẹ̀rù bà mí ó ní wo wọ́n ń gbàdúrà fún ta ni mo ní wọ́n ń gbàdúrà fún àwọn apostoli tí wọ́n kó sínú túbú nígbà tí wọ́n gbàdúrà kí ló ṣẹlẹ̀ mo ní áńgẹ́lì lọ tú wọn lẹ̀ ni ní ṣùgbọ́n áńgẹ́lì olúwa sì ṣí ilẹ̀kùn túbú lé òru nígbà tí ó sì mú wọn jáde bẹ́ẹ̀ ni ó wí pé ẹ lọ ẹ dúró kí ẹ sì máa sọ gbogbo ọ̀rọ̀ èyí yìí fún àwọn ènìyàn ní tẹ́ḿpìlì olúwa ń sọ bàbá yẹn wá ń sọ fún mi pé ṣó o mọ̀ pé kò sí angel solution lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ mọ́ kí ló dé tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbàdúrà kìkì bíríbírí bìrìbìrì ohun tí ó gbàṣẹ ṣe àti mú pamọ́ ẹ̀yin èèyàn ọlọ́run tí wọ́n bá sọ pé aláàánú wá àyàn rìn jẹ́jẹ́ mọ̀ pé angel solution ni ó fi demonstration àwọn angel yẹn hàn mí the way they operate ẹ̀yin èèyàn ọlọ́run mi nítàn wá ó fi hàn mí bí wọ́n ṣe operate bẹ́ẹ̀ ni sá ó fi hàn mí bí wọ́n ti operate ó fi hàn bí wọ́n ṣe operate ṣé ẹ mọ̀ pé tó bá sọ pé èèyàn aláàánú aláàánú tọ́ ni wá áńgẹ́lì solution yìí ni yóò kó wọnú ènìyàn tí a fẹ́ lò gẹ́gẹ́ bí aláàánú ẹni á dẹ̀ darí ẹ̀ wá á dẹ̀ lò ó kó tó di pé kúrò nínú ẹ̀ tó bá dẹ̀ jẹ́ pé lè tó máa gbé jókòó sínú ẹ̀ ni táńgẹ́lì yẹn máa jókòó sínú ẹ̀ gẹ́gẹ́ bí olóore ènìyàn á jókòó sílẹ̀ fún iye ìgbọ̀n ìwọ̀n ìgbà ọjọ́ tàbí oṣù tàbí ọdún tí a ó lò fún ẹnìyàn gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ẹnìyàn ṣe lọ ẹ̀yin èèyàn ṣùgbọ́n ẹ má jẹ́ tara wa jẹ tí ò bá ti sí áńgẹ́lì solution ní ẹ̀yìn ènìyàn bó ti wù kó lóun ní jésù tó ẹ̀ẹ́sà kò sí gbà tí ò ní ṣubú apá kan ìṣubú ni ìṣubú irú ẹni bẹ́ẹ̀ dájú kí ló mú kọ́kọ́lọ́pọ́ lọ jókòó sórí òkè àá bíbélì sáà sọ pé ọwọ́ olúwa òkúrú láti gba ni etí rẹ̀ ò sì wúwo bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìṣedéédéé wa ló yà wá kúrò lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni so áńgẹ́lì solution yìí tí ò bá ti ṣe pẹ̀lú ènìyàn ẹ̀yin èèyàn ọlọ́run bí ìgbìyàn ń roko òfo ni bẹ́ẹ̀ ni bí àṣedànù yóò pọ̀ bẹ́ẹ̀ ni àwọn ìkórè kankan ti ẹ̀ wà tá a ti nílò áńgẹ́lì solution ẹ̀yin èèyàn ọlọ́run mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ mi dáadáa o mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ mi dáadáa sà máa a nílò áńgẹ́lì solution bẹ́ẹ̀ ni àwọn ìkórè kan wà okun àti gbàdúrà ò ní sí tó láti rẹ̀ yẹn ọ̀rọ̀ ló máa kù ọ̀rọ̀ lásán lè yẹn ká máa sọ tí àṣẹ Olódùmarè àgùn aránṣẹ́ sí solution angel á dẹ̀ gbé dìde bẹ́ẹ̀ ni á dẹ̀ lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n kó àwọn àpòsílẹ̀ sínú túbú ẹ o áńgẹ́lì solution dẹ̀ dìde ó lọ ṣí ilẹ̀kùn fún un ẹ̀yìn ẹ̀yọ́ ọlọ́run a nílò solution angel. Mm tá a bá fẹ́ ṣe rere láyé dẹ̀yìn tá a bá fẹ́ déjọba ọ̀run ẹ̀yin èèyàn ọlọ́run ẹ má ṣe mí gbọ́ o ṣùgbọ́n ẹ fi etí inú gbọ́ tí mò ń wí sá ṣé ẹ gbàgbé bàbá yẹn ní òun fẹ́ fún mi ní one of the shortest way láti kó òfin ayé já láti kó òfin ìjọba ọ̀run já sọ ọ lákìyèsí ẹ̀yin èèyàn ọlọ́run ṣé o tiẹ̀ lákìyèsí pé solution angel yẹn dà ẹni tí ó jẹ́ pé tó o bá sọ̀rọ̀ nísìnyí kí ó tó di ìṣẹ́jú mẹ́wàá kí ìṣẹ́jú mẹ́wàá tó gùn kí ìṣẹ́jú mẹ́wàá míì tó gùn ọ̀rọ̀ ti ṣe ní tó sọ ti ṣe àbá ọ̀mà pé áńgẹ́lì solution rẹ ni ò fi ọ́ sílẹ̀ ni ọ̀tọ̀ ni áńgẹ́lì ìpanimú ọ̀tọ̀ ni áńgẹ́lì ìgbéga gbogbo àwọn tá à ń sọ yìí ọ̀tọ̀ ni áńgẹ́lì ẹ̀mí gígùn bẹ́ẹ̀ ni gbogbo wọn ìlú pọ̀ wọn ní department wọn pọ̀ ẹ o ṣùgbọ́n tí mò ń sọ yìí ni pé Angeli solution ti yẹ dà bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ pé wàá kàn sunkún ní kọ̀rọ̀ yàrá lásán wàá dẹ̀ sọ̀rọ̀ wàá dẹ̀ lójú ẹnu kó o tó bọ́ ọ̀tà iná ti ràn áńgẹ́lì solution ẹ nìyẹn bẹ́ẹ̀ ni ẹ bá kíyèsí inú bíbélì àwọn ibi táńgẹ́lì ti ṣiṣẹ́ tó ti ṣiṣẹ́ tó ti ṣiṣẹ́ ó pọ̀ bẹ́ẹ̀ ni lọ deliver message ayọ̀ fẹ́ lòmíì àṣẹ àdẹ̀gùn nígbà báyìí nígbà báyìí nígbà báyìí níwòyí gbà báyìí nǹkan báyìí yóò ṣẹlẹ̀ sí ọ bẹ́ẹ̀ ni yóò dẹ̀ farahàn áńgẹ́lì solution nìyẹn ẹ̀yin èèyàn ọlọ́run bẹ́ẹ̀ ni èyí tí ń jẹ Gabriel jẹ́ ọ̀gá fún wọn hmm, tó jẹ́ ọ̀gá fún gbogbo wọn ẹ̀yin èèyàn ọlọ́run ǹjẹ́ ọlá kíyèsí èyí báyìí ní áńgẹ́lì solution rẹ ò sí pẹ̀lú rẹ wàá kàn sunkún sunkún sunkún sunkún ṣáá lórí òfo ni nothing will come out of it ìyẹn àkọ́kọ́ ìkejì ẹ̀yin èèyàn ọlọ́run nínú àkíyèsí kejì ó ní ó ní à ń pè ní kíkún fún ẹ̀mí mímọ́ hmm, kíkún fún ẹ̀mí mímọ́ ó ní kí n ṣí bíbélì mi sí ìwé iṣẹ́ àwọn apọ́sítẹ́lì yẹn náà mo ti sí náà orí kẹrin ẹsẹ̀ keje sí ìkẹjọ ẹgbọ́n o ó ní nígbà tí wọ́n sì mú wọn dúró lé àárín wọ́n béèrè pé agbára tàbí orúkọ wo ni èyí fi ṣe èyí nígbà náà ni pétérù kún fún ẹ̀mí mímọ́ ó sì wí fún wọn pé ẹ̀yin olórí àwọn ènìyàn àti ẹ̀yin àgbààgbà bí ó ṣe pé à ń wádìí wa lónìí ní ti iṣẹ́ rere tí à ń ṣe lára tá a ṣe lára abirùn náà bí a ti ṣe mú ọkùnrin yìí láradá kí èyí kí ó yé gbogbo yín àti gbogbo ènìyàn Ísírẹ́lì pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì tí ẹ̀yin kàn máa gbélébùú tí Ọlọ́run gbé dìde kúrò nínú òkú nípa rẹ̀ ní ọkùnrin yìí fi dúró níwájú yín ní dídá ara ṣáṣá ẹ̀yin èèyàn ọlọ́run ṣé ẹ ti rí báyìí bíbélì sọ pé nígbà náà ni pétérù kún fún ẹ̀mí mímọ́ kí ni ìtumọ̀ ẹ̀mí mọ́ kì í ṣe pé kò sí ẹ̀mí mọ́ nínú wọn wọ́n ti gba ẹ̀mí mọ́ ní yàrá òkè agbára olódùmarè tẹ́ wà pẹ̀lú wọn bíbélì sọ pé àwọn gba ẹ̀mí mọ́ àwọn gba agbára nígbà tí ẹ̀mí mọ́ bá balẹ̀ wá ẹ o ẹ̀mí mọ́ lọ́pọ̀lọpọ̀ gbà lónìí kò sí agbára láti ṣe iṣẹ́ olúwa kò sí agbára láti jẹ́rìí ọlọ́run bẹ́ẹ̀ ni kíkún fún ẹ̀mí mímọ́ tí bàbá yẹn ṣàlàyé fún gbé sóò mọ̀ pé agbára ni béèyàn bá kún fún ẹ̀mí mímọ́ tán ẹ̀yin èèyàn ọlọ́run farabalẹ̀ gbọ́ o àmì mẹ́ta yóò farahàn nǹkan mẹ́ta yóò farahàn ìṣe mẹ́ta yóò dàpọ̀ mọ́ ènìyàn la ṣe pè ní ìṣe àwọn àpọ́stélì torí ńgbà tí wọ́n kún fún ẹ̀mí mímọ́ tán ohun mẹ́ta ìṣe mẹ́ta ló dàpọ̀ mọ́ wọn tẹ́ ẹ bá lọ ka ìṣe àwọn àpọ́stélì láti ìbẹ̀rẹ̀ títí dé òpin ẹ bá ń tí mò ń sọ yìí ń bẹ̀ gẹ́gẹ́ bí n tó lódùmarè fi hàn mí ẹ má bínú ẹ̀yin èèyàn ọlọ́run ẹ o number one téèyàn bá kó fún ẹ̀mí mímọ́ tán ìjọ jẹ́mọ̀ pé yóò ní ìgboyà kọjá àjẹ́ bẹ́ẹ̀ ni ìgboyà yẹn á ní agbára ẹ̀yin èèyàn ọlọ́run á ní ìgboyà kọjá bẹ́ẹ̀ hmm, ìgboyà yẹn á lè sà oògùn ò ní lè mọ̀ torí kò sí ìjìnlẹ̀ ni ó mọ tẹnu rẹ̀ jáde ìgboyà yẹn á ní agbára that's number one number two ǹjẹ́ jẹ́mọ̀ pé àṣẹ àṣẹ ọ̀rọ̀ yóò wà lẹ́nu wọn Hmm. àṣẹ ọ̀rọ̀ á wà lẹ́nu wọn torí kí ni wọ́n ti kó fún ẹ̀mí mọ́ àwọn kọ́ ló nira wọn mọ́ bẹ́ẹ̀ ni dẹ́ni kẹta ẹ̀yin ẹ̀yin ọlọ́run ǹjẹ́ jẹ́ mọ̀ pé kò ní í sú wọn they will never tired ó ní àwọn tí ó gbẹ́kẹ̀lé olúwa a ó tún agbára wọn ṣe wọn ó fi ìyẹ́ gòkè bí idì wọn ó sáré kò ní rẹ̀ wọ́n wọn ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn ẹ̀yin ẹ̀yin ọlọ́run bí ènìyàn bá kún fún ẹ̀mí ọlọ́run ọ̀tun ọ̀tun ni ó mọ jáde ọ̀tún ọ̀tún di ògo àti ẹwà ọlọ́run nínú ayé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí àìfèdèfọ̀ ẹ̀mí ìfèdèfọ̀ là ń gbà kò sí ìgboyà kò sí àṣẹ ó dẹ̀ ń rẹ̀ wá hmm, ní bíbélì sọ pé ọ̀nà ọ̀dọ́ a máa yọ ní ìran tiwa yìí ní ìran kẹyìn ní ọ̀nà ọ̀dọ́ máa ń yọ ní yọ́nà ọ̀nà ọ̀dọ́ máa yọ ní ìran tiwa yìí ọ̀rọ̀ tiwa ń dà bí èpè bí èpè bí èpè ní ìran tiwa yìí bọ̀tí ní ìran àwọn àpọ́sẹ́lì wọn ẹ̀ yóò gba agbára nígbà tí ẹ̀ mọ́ bá bà lẹ́yìn jésù olùgbàlà ló sọ fún wọn bẹ́ẹ̀ ìgbà yẹn lẹ́ẹ̀ tó ní òye gbogbo tí mo ti kọ́ yín ẹ̀ tó wá ní òye ìjìnlẹ̀ then ẹ̀mí mọ́ ní ó kọ́ yín bẹ́ẹ̀ ó ti lò ó ṣé wàá di ìyanu lọ́wọ́ yín yábìra wa léèrè lé ni ẹ̀mí mọ́ tó olóògbà ó mọ̀ lè jáde lọ tọ̀ lóru níbo ni gboyà rẹ wà àwé bíbélì sọ nínú ìwé hebrew chapter eleven verse thirty five ó ní ẹ má ṣe gbé ìgboyà yín sọnù ṣègbó nínú ilé tó ní èrè ńlá ẹ̀yin èèyàn ọlọ́run n ò ní tàn wá n ò ní tàn wá jọ ṣó onígboyà mọ́ ẹ̀mí ọlọ́run ó sì lẹ́mí ọlọ́run bẹ́nu ẹ̀ àti kó o mọ fèdèfọ̀ ìfèdèfọ̀ ìfèdèfọ̀ ẹrù bọ́ bá ti rí nǹkan rẹ̀ sọ̀kòtò rọ̀ bàyà ọmọ àlè sẹ́mi mọ́re ni ẹ̀mí mímọ́ tí àwọn yẹn gbà ní yàrá òkè kò sí ní tó kàn wọ́n wọn ò gojú ayé wọn ò gojú ènìyàn wọ́n sọ̀rọ̀ tàṣẹ́tàṣẹ́ and they were full with fear they were surrounded with fear of God so lákìyèsí eléyìí báyìí ẹ̀mí mọ́ gbé mi wọ ẹ̀mí mọ́ gbé mi wọ ó nídìí àti sọ ọjọ́ téèyàn bá ti gba ẹ̀mí mímọ́ ohun tó kù tí ó mọ tọ́ni sí ni tí ó mọ mú ni kún fún agbára olódùmarè ẹ̀mí mímọ́ dàbí mọ́tò ní ẹ̀yìn èèyàn ọlọ́run ẹ jẹ́ ń ṣí wa níyè díẹ̀ sí gẹ́gẹ́ bí òwe tí bàbá mi pa fún mi nígbà náà lọ́hùn-ún ẹ̀mí mímọ́ dàbí mọ́tò ni bẹ́ẹ̀ ni agbára ẹ̀mí mímọ́ dàbí epo nínú mọ́tò ọ̀pọ̀lọpọ̀ yín mọ́tò ní ẹ̀rọ owó repo hmm, ní mọ́tò ní ẹ̀rọ owó repo ẹja múra dáadáa yìí èèyàn ọlọ́run sóò lákìyèsí eléyìí pé korofo sílẹ̀ mímọ́ ti ń bẹ́nu rẹ kò sí epo tí í ṣe agbára Olódùmarè níbẹ̀ ó ti bẹ̀rù pẹ́ tó kí ló ń bà ọ́ lẹ́rù ṣe nínú ayé bíbélì sọ pé àwọn ògbẹ́ mi ẹ̀rù bí ò ṣe ti ìgboyà bẹ́ẹ̀ ni so nínú ayé yìí agbára ni bẹ́ẹ̀ ni bọ́ ọba fẹ́ succeed nínú ayé yìí agbára ni bọ́ ọba fẹ́ làyò lọ nínú ayé yìí agbára ni bẹ́ẹ̀ ni bíbélì sọ pé àwọn alágbára ló fipá gba ọ̀rọ̀ ìjọba ọ̀run nìyẹn o mélòó mélòó ni àti wá rí ògo lò láyé ǹjọ́ lákìyèsí eléyìí pé o tí ì kún fún ẹ̀mí mímọ́ tó when you are full with the spirit of God solution will come uh, with the slap of your finger. bẹ́ẹ̀ ni ìyẹn lọ bẹ́ẹ̀ number three òun ni orúkọ rere ẹyẹ ìyẹn ọlọ́run ẹ kíyèsí yìí o ẹjọ ẹ bá mi kíyèsí yìí mo fẹ́ ká farabalẹ̀ jókòó hmm, ẹ bá ń farabalẹ̀ jókòó kẹ́ kíyèsí kínní yìí dáadáa ntí olódùmarè ń tọ́ka wá sí i hmm, mo fẹ́ ká farabalẹ̀ jókòó ká kíyèsí dáadáa mo fẹ́ ká farabalẹ̀ gbọ́ dáadáa hmm, ǹjẹ́ olórúkọ rere. oni ni na náà là o ìjẹ́jẹ́ mọ̀ pé orúkọ rere a máa lànà fún ni òótọ́ ogun lè dìde o ìlara de dìde o bí ìlara bá ti ń dìde sí ọkọ o mọ̀ pé orúkọ rẹ̀ ṣe ni àwọn nǹkan kankan wà tó jẹ́ pé bí òkùnkùn bá bá wa dùn ẹja padà sọ́dọ̀ olódùmarè kì í tí ì òrìjìnà ẹja padà lọ bó olódùmarè ẹ ẹ ẹsà ṣé kì í iṣẹ́ àwọn apostoli náà ni mm, iṣẹ́ àwọn apostoli orí kẹfà ẹsẹ̀ kẹta ó ní nítorí náà ará ẹ wo ọkùnrin méje nínú yín olórúkọ rere ẹni tí ó kó fún ẹ̀mí mímọ́ ṣe tó ń gbọ́ báyìí àti fún ọgbọ́n ẹni tí àwa ìbá yàn ṣe iṣẹ́ yìí ṣe ti báyìí bíbélì dẹ̀ sọ lónìí ìwé ìfihàn pé ẹnikẹ́ni tá a bá lórúkọ rẹ̀ nínú ìwé yìí á sọ sínú adágún náà so tó ń túmọ̀ sí pé ẹni tó lórúkọ rere láyé ni ó dé ìjọba ọ̀run kìí ṣe orúkọ rere láti inú agbára òkùnkùn wá o tàbí tí à ń fi ẹ̀jẹ̀ ènìyàn ṣe ìpìlẹ̀ rẹ̀ káyé lè mọ́ni gẹ́gẹ́ bí ẹni rere bẹ́ẹ̀ ni ayé ni o ọ̀run gẹ́gẹ́ bí tí àfa wa máa ń bá wa kékeré nílé kéwú nígbà tá a wà kékeré <laughs> a ní ayé ni ọ̀run ayé ni rọ́mọ ọ̀run ògbègé o ẹ̀rọ onú rẹ̀ wá túbá mo dẹ̀ wá kíyèsí ẹ̀dọ́gba tí a wà nù Kristi ta bọ́ sínú mọ́lẹ̀ gbá ah, òótọ́ dẹ̀ ni bàbá yẹn sọ o pé ayé ni rọ́mọ lóòótọ́ ayé kó fún kékeré kan ẹ̀yìn èèyàn ọlọ́run ẹ̀tàn ti pọ̀ jù hmm, òkùnkùn ti pọ̀ jù nínú ayé òun náà ṣùgbọ́n sórí tó bá ti ní nǹkan márùn-ún ìjọba ọ̀run rẹ̀ dájú lọ́kàn tí mò sọ yìí lẹ́ẹ̀ tó padà fi ẹ̀mí ọlọ́run tọ́ ohun tí mò ń sọ yìí ẹ̀yẹ èèyàn ọlọ́run hmm. àwa tá a jẹ́ atọ́pinpin ẹ tó fi ẹ̀mí ọlọ́run tẹ́ ohun tí mò ń sọ yìí bẹ́ẹ̀ ni arúgbó ọjọ́ ohun tí arúgbó ọjọ́ bá mi sọ ni mò ń bá wa sọ yìí and tẹ bá dẹ̀ kíyèsí èmi náà ń wo lóòótọ́ mo rí pé yes ìrìn àjò ìgbàgbọ́ yìí orí ìpìlẹ̀ márààrún yìí ló wà hmm, orí ìpìlẹ̀ márààrún yìí ló wà orí ìpìlẹ̀ márààrún yìí ló wà now ṣé o lórúkọ rere àwọn olórúkọ rere tó pure ni o òun lọ́lọ́run òun ni wọ́n gbé iṣẹ́ lé lọ́wọ́ nínú ètí Stefanu jẹ́ ọ̀kan nínú wọn nígbà náà bíbélì ní ẹni tó kún fún ìgbàgbọ́ tí ó kún fún ẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ni òun náà fi yàn díkìn ní lóòótọ́ ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ rẹ ó le anointing orí ẹ̀ le ju tàwọn àpọ́sítẹ́lì lọ <laughs> nítorí kíni orúkọ rere tó ní sọ olórúkọ rere inú ìjọ ọlọ́run wọn pè ọ́ sí nǹkan rere mọ́ wọn sọ fún ọ pé kọ́ wá bá wọn yanjú nǹkan tàbí kọ́ wá bá wọn tó nǹkan nítorí kíni o ò lórúkọ rere kídìní ń fúnni lórúkọ rere ní ìwà ẹni ẹ̀yin èèyàn ọlọ́run mi nìkan wà ìwà ẹni ní ń fúnni lórúkọ rere ìwà ẹni náà ní ń bo okò ẹni jẹ́ ẹ̀yin èèyàn ọlọ́run so o níwà rere so o sì lórúkọ rere bó o bá lórúkọ rere ìwà rẹ ni kó o lọ kíyèsí hmm. ìwà rẹ ni kó lọ kíyèsí ẹ̀yin ìyẹn ọlọ́run mi ní tẹ̀wá o ìwà wa ni ká lọ kíyèsí àfàìlórúkọ rere nobody will know you in the kingdom of God nobody gbìyànjú láti ṣiṣẹ́ rere kó o lè lórúkọ rere láyé àti lọ́run bẹ́ẹ̀ ni mi ò ní tẹ̀wá o bó ṣe ṣàlàyé fún mi ni mo ṣe ṣàlàyé fún wa yìí number four number four àkíyèsí karùn-ún tí olúwa ní kí n tó pè wá sí gẹ́gẹ́ bí àwọn èèyàn ọlọ́run àti gbogbo bíi tí fọ́nrán yóò dé lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá yìí òun ni pé àdúrà àti ọrẹ um àdúrà àti ọrẹ mo ń kà láti inú ìwé àṣà àwọn apostoli orí kẹwàá ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní títí dé ìkarùn-ún ọkùnrin kan sì wà ní kesaria tí a ń pè ní kọ̀nílíù balógun ọ̀rún balógun ọ̀rún ti ẹgbẹ́ ọmọ ogun balógun ọ̀rún ti ẹgbẹ́ ọmọ ogun tí a ń pè ní ti italy olùfọkànsìn ẹ máa gbọ́ o ẹ máa wo torúkọ rere fà fún ẹni ẹlẹ́ni o olùfọkànsìn olùfọkànsìn one ẹni tí ó bẹ̀rù ọlọ́run tilétilé rẹ̀ gbogbo <laughs> ẹni tí ó ń ṣe ìtọrẹ àánú pípọ̀ fún àwọn ènìyàn that's three four oní tí ó sì ń gbàdúrà sọ́dọ̀ ọlọ́run nígbà gbogbo ohun tí bàbá yẹn ohun tí arúgbó ọjọ́ fi hàn mí ni mò ń sọ fún yín wá ó ní kí n sọ fún àwọn ènìyàn lórílẹ̀‐èdè àgbáyé the shortest way to the kingdom of God and to the Canaan land lórí ilẹ̀ ṣó o ló kọ rere hmm. àdúrà àti ọrẹ oníkẹrin ipa kẹrin nìyẹn o àkíyèsí kẹrin nìyẹn o ẹ̀yin èèyàn Ọlọ́run verse four eh, verse three ó ní ní wákàtí kẹsàn-án ọjọ́ ó ń rìn nínú ìran kedere áńgẹ́lì Ọlọ́run kan wọlé tọ̀ ọ́ wá ó sì wí fún un pé Kọ̀nílíù nígbà tí ó sì tẹjú mọ́ tí ẹ̀rù sì bà á ó ní kí ni olúwa ó sì wí fún un pé àdúrà rẹ àti ọrẹ àánú rẹ ti gòkè tọ̀ lọ iwájú ọlọ́run fún ìrántí ṣèránṣẹ́ sí ènìyàn nísinsìnyí lọ sí jọ́pà kí wọ́n sì pe símónì wá ẹni tí àpèlé rẹ̀ ń jẹ́ pétérù ó sì wọ ilé ó wọ̀ sí ilé ẹnìkan símónì aláwọ̀ tí ilé rẹ̀ wà létí òkun òun ni yóò sọ fún ọ bí ìwọ ti ṣe ẹ gbọ́rọ̀ ẹ mọ̀ pé ọ̀rẹ́ máa ń locate èèyàn ó máa ń mú kó rere locate èèyàn <laughs> mr and mrs aláhùn mr and mrs kọ́kọ́ ogun sọ gbọ́ báyìí bọ́ọ̀ bá ti gbàgbọ́ ẹ kì í ṣe pé mo sọ nǹkan kan fún wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nínú kọ́kọ́rọ́ mẹ́ta tí olúwa ṣàlàyé fún mi nígbà tá a sọ̀rọ̀ nípa òkùnkùn alẹ́ àbí bóyá òkùnkùn kéde kan láti ẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ mo ti gbàgbé tí olúwa ń sọ fún wa yìí pé kí a bá ti gbàdúrà tán lóru ká sọ òru di ọ̀sán ká sọ òru di ọ̀rẹ́ wa ká sọ òru di ọ̀sán fúnra wa ká mọ̀ mọ́ fi gbogbo òru sùn tí a ò bá gbàgbé ó wà nínú fọ́nrán yẹn ó wà nínú fọ́nrán yẹn a lè tó lọ́tún gbọ́ tó ní ká mú ọrẹ àdúrà lẹ̀ tá a bá ti ń gbàdúrà lóru ibikíbi tí ẹ̀mí ọlọ́run bá ti tọ́ka wá sí ká lọ fi ọrẹ yẹn sí tàbí ká lọ fún ọlọ́rẹ yẹn oní ká lọ fún so that yóò lè tètè mú kí àdúrà yẹn rìn ṣe wá rí báyìí ẹ wo Kọ̀nílíù kò mọ Jésù olùgbàlà ṣùgbọ́n orúkọ rere tó ní <laughs> ó hẹ́ẹ̀ ni ẹ̀ àti àdúrà tó mọ̀ ọ́n gbà àti ọrẹ tó mọ̀ ọ́n fi fún yàn ìfifúnni rẹ̀ ó hẹ́ẹ̀ ni ẹ̀ ní ìyè ayérayé <laughs> ó hẹ́ẹ̀ ni ẹ̀ ní ìyè ayérayé jésù olùgbàlà wò pé eléyìí ò gbọdọ̀ ṣègbé torí kíni olóòkọ rere ni ẹ̀yin èèyàn ọlọ́run ọ̀nà ìjọba ọ̀run nìyẹn o ọ̀nà sí ìjọba the shortest way sí ìjọba ọ̀run bí bàbá yẹn ṣe sọ fún mi nìyẹn ó ní kí n pè ní àkíyèsí márùn-ún hmm. àkíyèsí márùn-ún ìkẹrin lélẹ́yìí àdúrà àti ọrẹ jọ̀ọ́ bọ́ bá ti gbàdúrà tán èyí máa dá nǹkan kan sọ́ọ̀sì ọ̀ ń lọ lé olúwa pẹ̀lú ọwọ́ òfo ó léwu èmi ò ní tàn òótọ́ ó lè mọ́ ní ṣùgbọ́n gbìyànjú bó ṣe yíyá ni yára yá nǹkan kó fi múnú olódùmarè dùn kó fi mú kádùá rẹ ó speed up to manifestation mi ò ní tàn wá èèyàn ọlọ́run èèyàn máa ń mú ọrẹ tó ní ìtumọ̀ ńlẹ̀ ẹ̀gbọ́n tí jésù sọ ní ìwé mátìrì ni ó ní bí ìwọ bá mú ọrẹ rẹ lọ síwájú olúwa tó rántí tó kù díẹ̀ kó déwájú olúwa tó rántí pé a ò ní àáwọ̀ pẹ̀lú ẹnì kejì rẹ ó ní kó fi ọrẹ yẹn lẹ̀ síbi tó wà yẹn kó kọ́kọ́ lọ ṣàtúnṣe náà kó tó wá dá ọrẹ yẹn so tó túmọ̀ sí pé ọlọ́run cherish ó cherish ń tán pè ní ọrẹ bẹ́ẹ̀ ni ọlọ́run òfin tán pè ní ọ̀rẹ́ ṣeré ẹ̀yin èèyàn ọlọ́run ẹja kíyèsí sáálá kíyèsí ilé ìbáyìí ìgbàgbọ́ ẹbọ wọ̀wọ̀ tó ń ṣe yìí báyìí bó lọ ṣe níbo lọ fẹ́ bàjá báyìí ẹ̀yin èèyàn ọlọ́run ìgbàgbọ́ ẹbọ wọ̀wọ̀ tí wọ́n ń ṣe yìí bó lọ ṣe fẹ́ ṣe é hmm? ẹ̀yin èèyàn ọlọ́run bó lọ ṣe fẹ́ ṣègbàgbọ́ ẹbọ wọ̀wọ̀ yìí bó o ló ṣe fẹ́ ṣe pẹ̀lú ìgbàgbọ́ ìbọ̀wọ̀wọ̀ yìí èèyàn ọlọ́run tó ń gbé kiri yìí mọ bí a ti gbàdúrà mọ bí a ti ń fi ọrẹ àdúrà gbé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n ṣì níyè kan ẹ̀yin èèyàn ọlọ́run nípa ọ̀rọ̀ ọlọ́rẹ wo ọrẹ mẹ́ta lèèyàn fi mi ọwọ́ olódùmarè number one sórí ọrẹ àdúrà yìí ó ṣe pàtàkì kò yẹ kó mọ wọn number two òun ní ọrẹ àwọn wòlíì ọrẹ inú àwọn wòlíì àṣírí ni mò ń gé fún wa yóò èèyàn ọlọ́run ò rí i pé o kàn kí ìránṣẹ́ ọlọ́run lásán tí wọ́n pẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run wọn lè kí èèyàn láì ṣe pé wọ́n ń kíyàn nínú ohun tí wọ́n rí ìmí a máa kíyàn bí ìsọtẹ́lẹ̀ a máa gbàdúrà bí ìsọtẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni so orí bọ́n ṣe sọ yẹn ah àǹtí mi god bless you o ti ráàánú gbà náà o ti ráàánú gbà yẹn túmọ̀ sí pé àwọn ibì kankan wà tó o ti ráàánú gbà bó o bá wá jẹ́ ọmọ gbọ́n padà sẹ́yìn mú nǹkan tó dáa tó jọjú lọ́wọ́ rẹ bí ò tiẹ̀ pọ̀ fi ìkúnlẹ̀ ha dáàdì mi ẹ bá mi fìlà káàdì ẹ má bínú kó kéré ó tán wò ó ọlọ́run sọ nǹkan kan fún mi ó ti tó bí ìgbà bíi mọ́kànlá báyìí tó ti fi kíní yẹn hàn mí tí mi if i'm not mistaken wò ó bí odò ìyọnu bá sàn sórí àdúrà ènìyàn bí ìfàmì òróró èèyàn ìyọnu ńlá nínú olódùmarè tó bá sàn sórí àdúrà ènìyàn yóò ṣẹ débi pé apá aládùá ò ní ká mọ́ bẹ́ẹ̀ ni nọmba tírì ẹ̀yin èèyàn ọlọ́run ọrẹ tó yẹ kó o mọ̀ fún òyìn ọrẹ mẹ́ta tó yẹ kó o mọ̀ fún òyìn lẹ́yìn ìgbà tó bá mú ọrẹ àdúrà lọ tán tó fún wòlíì ní ọrẹ rẹ̀ wò ó mọ̀ fún àwọn aláìní náà lọ́rẹ tiwọn àwọn tí ò ní jẹ́ kán sọ àṣẹ sí ayé rẹ̀ kí ọ̀nà dẹ̀ la wara wa ọlọ́run lè má fẹ́ gbóhùn rẹ̀ lọ́pọ̀ ìgbà tí wọ́n ń gbàdúrà ṣùgbọ́n nígbà tó bá fún ẹni tí ò ti èrò kan rẹ̀ pé o lè fún un ní n fún un òun gbójú sópè pé ah olúwa o báyìí ni kò ṣe rí fún lágbájá bẹ́ẹ̀ ni so lọ lọ lọ mọ bí a ti bó o ti àṣírí ni mo ṣí fún wa yìí ó ẹ̀yin èèyàn lọ́hùn lọ múra dáadáa kó múra tí ọlọ kó kó kó jẹ́ kí iyì rẹ̀ ṣí sí ọrẹ mẹ́ta yìí bẹ́ẹ̀ ni ọrẹ pàtàkì mẹ́ta yìí ẹ̀yin èèyàn lọ́hùn ẹ já bọ́ sí ìpele karùn-ún ìpele karùn-ún òun ni ìgbọràn ìgbọràn ǹjẹ́ o kíyèsí pé o kì í gbọ́ràn ǹjẹ́ o kíyèsí pé àwọn èèyàn ò kì í fààyè wọn wọn fi bẹ́ẹ̀ ń sunjá ọmọ wọn ti ń sún mẹ́yìn torí kí ni o kì í gbàmọ̀ràn o kì í gbọ́ràn bàbá fún ọ ní ìmọ̀ràn tí ọ̀nà rẹ̀ yóò fi dára o kì í gbọ́ hmm. ǹjẹ́ tiẹ̀ kíyèsí rárá ẹ̀yin èèyàn àkíyèsí karùn-ún tí mo fẹ́ kí gbogbo àwọn onígbàgbọ́ àgọ́ ọmọ ọlọ́run ní tòótọ́ ni o kákíyèsí tí èrè bá sọ máa lè nínú kristi o ǹjẹ́ ò ń gbọ́ràn ohun tó lówó bá ní kó o mọ̀ ṣe ọ̀sẹ̀ méjì ló máa fi ń gbọ́ yóò wọ̀ létí láàrin ọ̀sẹ̀ méjì ń gbọ́ bá ti máa dọ̀sẹ̀ kẹta o tún ti padà sínú ìbí rẹ o tún ti bẹ̀rẹ̀ rádaràda orí ẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí dàrú o tún ti bẹ̀rẹ̀ sí ṣe wóróworó bẹ́ẹ̀ ni àwọn èèyàn wá pa ọ́ tì oníwọ́n kórìíra rẹ ládùúgbò òkè ń gbọ́ràn òkè ń gbọ́ràn ọ̀pọ̀lọpọ̀ wa tá a wà nínú yàrá yìí àti níbi gbogbo ti bi tí fọ́nrán yóò dé ó kíyèsí pé àwọn èèyàn fẹ́ràn rẹ láti máa bá ọ sọ̀rọ̀ ẹ ìyá alábẹ́já ṣe báyìí ó kó àwọn alákìyèsí ènìyàn tì ọ́ gẹ́gẹ́ bí tí mo bá wa sọ ní nǹkan bí oṣù tó kọjá ó ká àwọn alákìyèsí ènìyàn tì ọ́ lára n tí ènìyàn nílò láyé ọ̀rẹ́ tímọ́tímọ́ téèyàn nílò láyé ní alákìyèsí àwọn tí ó mọ pàkíyèsí alábẹ́já mo dẹ̀ lálàá o jọ sọ́ra mọ́ bá àyàn já o ah! irú oore wo irú ìyanu wo ló tútù yẹn lọ ẹ̀yin èèyàn ọlọ́run ṣùgbọ́n gbẹgbẹgbẹ ọ̀rọ̀ rẹ ọkàn rìn bíi tú ìpú ni ibi ọba ti kọjú sí náà ni ò ní fura ọ̀pọ̀lọ̀ kò sọ́pọ̀lọ kò sọ́gbọ́n kọ́bọ̀ a jésù olùgbàlà ṣe sọ fún àwọn àpọ́stélì látara àwọn àpọ́stélì pé ẹ̀yin náà fi fún o láti mú ohun ìjìnlẹ̀ ti ìjọba ara ohun ìjìnlẹ̀ márààrún ire o gẹ́gẹ́ bí tí bàbá yẹn sọ fún mi ẹ̀yin èèyàn ọlọ́run ohun ìjìnlẹ̀ márààrún yẹn leléyìí bó ṣe sọ fún mi tí mo tají kíá ni mo sáré mú nǹkan mo kọ́ sílẹ̀ kí n má bàa gbàgbé torólóbùkú lè bẹ́ẹ̀ ni ẹ̀yin ẹ̀yin ọlọ́run ǹjẹ́ o gbọ́ràn ó wá ní kí n kọjá lọ sínú ìwé Èsáyà orí kìíní ẹsẹ̀ kọkàndínlógún péré oníkéǹkà oní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ẹ̀yin ò jẹ ire ilẹ̀ náà bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn if you are willing and be obedient you will eat the fruit of the land ṣé o ti ń gbọ́ báyìí àti fruit of the land ìtayé àti fruit of the land ìjọba ọ̀run àwẹ̀ ohun márùn ní gbé èèyàn déjọba ọ̀run ohun márùn ní dẹ̀ ní mú èèyàn dé èèyàn láyé lọ́tọ́ àyè èèyàn lọ́rùn mi èmi gan ò lè gbàgbé tí bàbá yìí sọ fún mi mi ò lè gbàgbé ohun márùn tó sọ mi àkò lè kúrò nínú mẹ́mórì mi láyé èmi gan fúnra lára mi kí n tó kù níbi tí mo ti lọ gbàdúrà ẹ̀yìn èèyàn lọ́rùn mo farabalẹ̀ jókòó mo gbà á pé olúwa ibi tó kù díẹ̀ káàtó sínú ayé tèmi tìka lára mi gan yá bẹ̀rẹ̀ sí kún bẹ̀rẹ̀ sí kún bẹ̀rẹ̀ sí kún bẹ̀rẹ̀ sí kún bẹ̀rẹ̀ sí kún kíákíákíá ní ìran ìkẹyìn lẹ́yìn ìjìnlẹ̀ tọ́lọ́run bá ń lò wá fún láti sọ tó ń gbẹnu wá sọ jáde ìgbésí ayé wa tó gbúdọ̀ jẹ́ ó gbúdọ̀ ó gbúdọ̀ superb ẹ̀yin èèyàn ọlọ́run ó gbúdọ̀ superb gangan má jà ayé ta ọ lórí ayé ò gbúdọ̀ tọ́ ọmọ ọlọ́run lórí okọ yóò bàjẹ́ okọ máa bàjẹ́ ẹ̀yin èèyàn ọlọ́run ó gbúdọ̀ múra lénìí àkíyèsí márùn tí bàbá ní kí n sọ fún wa rèé o ǹjẹ́ o ń gbọ́ràn ǹjẹ́ o máa ń gbọ́ràn wọ́n á sọ àsọtẹ́lẹ̀ fún ọlọ́run aràn èèyàn sí ọ ìwọ ìrùpẹ̀ lásán ìkuru nínú ìkuru yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ nínú yẹ̀pẹ̀ yìí ọmọ gbẹ́ni olódùmarè sọ́hùn wọ́n ní kó gbàdúrà dáadáa kó má bàa rí kú òjijì ó bẹ̀rẹ̀ sí tàka ntàka I reject it in Jesus name bọ́ ọ bá lè reject ẹ̀ ní yóò padà wá sọ́ràn èèyàn fún wọn ni òòrí báwọn èèyàn ṣe ń kú kú òjijì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òrí bí ọ̀fà ṣe ń bá àwọn ènìyàn lẹ́jọ́ mẹ́ta ẹni òun tó wá pa mí lẹ́kún lé lórí tó pa mí lẹ́kún gangan gangan ni pé wọ́n wá gé àwọn àwọn ènìyàn tí à ń pe orúkọ ọlọ́run pè àwọn ènìyàn tá à ń pe orúkọ ọlọ́run mọ́ wọn lára àwọn ló wá ń yọkú lójijì bẹ́ẹ̀ ni wọn lọ́mọ wòlíì kan yọkú olùgbé sniper mu ẹ jẹ́ jẹ́ kì í ṣe ọwọ́ wa ẹ̀yin èèyàn ọlọ́run bẹ́ẹ̀ ni bíbélì ló sọ ó ní kò sí àìní fún àwọn tí ó bẹ̀rù rẹ̀ àá bọ́ ọ bá sin ọlọ́run ní tòótọ́ só mọ́ ń farapamọ́ jẹ àwọn ẹni tí ẹ̀ níyà ni bẹ́ẹ̀ ni ẹ má jà sí ọlọ́run sìn mọ́ ẹ̀yin èèyàn ọlọ́run ẹ já kíyèsí o márààrún yìí dáadáa àkíyèsí márààrún yìí dáadáa mo fi ọlọ́run bẹ̀ wá ṣe rí àwa tí a wà ń yàrá yìí mo fi ọlọ́run bẹ̀ wá ẹja múra o ẹja múra ẹja fọ́nfọ́nrán ìkiri fún sí àwọn ènìyàn ọlọ́run káwọn náà káwọn náà jẹ́ gbádùn rẹ̀ ẹ má jò jẹ́ àwa nìkan Mm. mo fi ọlọ́run bẹ̀ wá ẹ má jò jí àwa nìkan ẹ má jò jí àwa nìkan ẹ jọ̀ọ́ gbe àwọn ènìyàn ń ẹ já fọ́nrán yìí kiri ká fi ra àwọn ènìyàn padà sọ́dọ̀ olódùmarè bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ ti tútù mm. kò sẹ́ni àbárìn mọ́ gbogbo èèyàn ti dìdàkudà kalẹ̀ mm. àfi kéèyàn yá gbé àgbélébù rẹ̀ kó bẹ̀rẹ̀ sí tẹ̀lé Kristi ńdókàn báyìí mo gbàdúrà fún wa lọ́sàn yìí lórúkọ jésù kristi ti násàlẹ̀ tí ọba jẹ́ni àti ìyè àkíyèsí márààrún yìí ó padà sínú ayé wa ọlọ́run dá wa padà sí ọ̀nà àkíyèsí márààrún yìí ayé wa bẹ̀rẹ̀ sí ní ìtumọ̀ nínú ọ̀nà àkíyèsí márààrún yìí ìṣiṣẹ́ wa bẹ̀rẹ̀ sí ní ìtumọ̀ ní ọ̀run àti ní ayé a ò tún rìnrìn onírìn mọ́ a sọ̀rọ̀ ọlọ́rọ̀ mọ́ a jẹ oúnjẹ oúnjẹ mọ́ a wọ aṣọ alásọmọ́ láti òní lọ a bẹ̀rẹ̀ sí wọ aṣọ ògo tó kàn wá gangan tó jẹ́ tiwa gangan lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ni mo fi sọ àlàáfíà.